وصية خالقنا لجميع خلقه وقد أمرنا بذلك في مواضع كثيرة في كتاب العزيز قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا فهذا الدين دين يسر لا دين عسر ودين يبين الله سبحانه وتعالى لنا فيه مصالح حياتنا وهو دين سماوي حنفي لا تفريط فيه ولا إفراط ونبي هذا الدين نبي محترم أذب فأحسن تأذيبه وعلم فأحسن تعليمه وهذا النبي قد حذر أمته عن كل ما رآه لهم شرا وهذا النبي يبين لنا دقائق الأمور يصبر الأمة في موضع الصبر ويقويهم في موضع التقوية ويقيمهم في موضع القيامة في موضع القيام وهذا النبي صلوات ربي وسلام عليه حقا بين أن الله سبحانه وتعالى لا يقدس أمة ظالمة لذلك قال لعلم متبيع رحمه الله تعالى إن الله تعالى يقيم الدولة العادلة وإن كانت كافرة والعكس ọ̀pọ̀ ni fọ́lọ́ ọba tó síwá ní musulmi an tọrọ alikun ikirọ àti gẹ̀rẹ̀ fà nábi sallallahu alaihi wasallam ẹn tọrọ bá ní tọrọ sí wa láti jẹ́ ìkẹ̀ fún gbogbo wa alọ́ọ̀bá ní sàrikún kí annabi wa bá lè sílẹ̀ kún ọlá rẹ̀ àti àwọn ará lé annabi àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yàn ẹjẹ́ àjọpọ̀nú ọlọ́run ọlọ́run ọba dẹ́dà yìí ọpọ̀ ọlọ́sẹ̀ kábẹ̀rù rẹ̀ láì mayọ̀ nínú alkùrán ibẹ̀ lórí rẹ̀ wáwà àwọn bẹ̀ nínú àdà ní kàṣẹ rẹ̀ ilé ìbẹ̀rù rẹ̀ lẹ́yìn tí ó wúlò fàlàyàtàlìkì àtẹ̀mí àtẹ̀yìn jẹ́ àpàdé rẹ̀ lẹ́n tí ó gbàṣẹ́ wa Allah subhanahu wa ta'ala ó fi annabi pọ̀wúmọ̀ ilé púpọ̀ bẹ́ẹ̀ni ó sì fi islamu ó fi pánàbí náà lè sallallahu alaihi wasallam lọ fàtánàbí fi jẹ́ iṣẹ́ débi wípé ọba dẹ́dà ní mọ gba àbọ̀ rẹ̀ àwọn sọ̀hábà náà sì jẹ́rì ọ̀rọ̀ yìí ọlọ́run tó wá sọ torí àwátá ń bọ́lẹ̀ yìí ká má bàá jẹmáà ayé láti gbọ́ ọba adẹ́dà ti fẹ́ dá in ló ti ń fúwá lára wípé ilé àdánwò ní ìrẹ́ adẹ́mà ọmọ lọ́rẹ̀ ìsàkùnfẹ́ lórílẹ̀ ọlọ́rẹ̀ ma dájú láàrin ẹni tí a bòsì àti alábòsì láàrin ọ̀lẹ àti alágbára Allah subhanahu wa ta'ala yọ́ ma yọ́nú sí orílẹ̀-èdè kọ̀ọ̀kan yóò sì máa yìn wọ́n yóò sì máa mú àlèébú òkú ònú ọ̀rọ̀ wọn tí a máa ń fà yóò máa tóra wọn lókùrúgbà tí a bá ti ń ṣe dédé walaqad jaa min hadithi ma'awiya ibn abi sufyan radiyallahu ta'ala anhuma wa ardahuma akhadha min ta'ala bi hasan قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقدس أمة لا يقضى فيها بالحق ولا يأخذ الضعيف حقه من القوي غير متعتع النبي صلى الله عليه وسلم أن يبادد لا تقدس أمة أني أوجوكا ẹni orílẹ̀-èdè kan ẹni ìlú ńlá kan la fi fiha bil haqqi tí ó bá ti jẹ́ pé òdodo ní ọ̀fí bara wọn lò mẹ́ kò sí dédé wàhálà lọ́tọ̀ wàhálà sí alágbára yóò sọ lẹ́dí in tí ọmọ fi panu ara lé ara òkú wọ́n ma wọ́n jẹ́ ara ara lẹ̀ ni wọ́n ma yàn jẹ́ irú ìlú láti fọ́dás ọlọ́n ní ohun ní jẹ́ kọ́rọ̀ owó tó wọ́n ní já lẹ́nu èébú bí ara àtàṣe ń bú wọn wọ́n ma búra wọn àná búra wọn pé pé Nàìjíríà àwọn àtàrí ọmọ sọ pé ah Nigeria kí aláàbúrú rẹ̀ tó sọ pé lọ́bẹ̀ nígbàlùkọ́ ọmọ sọ bá torí kíni láyé kọ́tọ̀ fi ha bilhak torí pé wò fi òdúdó dájọ́ tí wọ́n ẹni ìlú fún àti òdúdó dájọ́ in tí ọmọ sẹ́lẹ̀ kò lè rí ẹ̀tọ́ rẹ̀ gbà lọ́dọ̀ alágbára gọ́ìrọ̀ mọ̀ta àtàrin láì jẹ́ wípé ìgbàtẹ́tọ̀ wọn bọ́ sí lọ kọ́dàkà wúlò fún mọ́ náà bú wá ní bolẹ̀ wá bọ́rọ̀ ẹjọ́ ah. adájú ẹlẹ́ẹ̀kẹwà tí ṣùgbọ́n ọlọ́run sàgbà ẹ̀tọ́ wa fún àpadà náà ni nígbà wá gbẹ̀tọ́ fún ní àti kò mọ́ láti 35 years ní bàbá wà bàbá ti wọ 92 ní kí àkó ẹ̀yọ ọlọ́run àdúpẹ́ wa bàbá kí lẹ wá fẹ́ fi lẹ̀ igẹ̀rẹ́ ṣe báyìí ẹti gbàfẹ́ bí ẹti gbàfárá kí lẹ fẹ́ fi ṣe bàbá ká bù ẹ̀kọ́ ni ìlú kan ni ọ̀lẹ́ òní ẹ̀tọ́ rẹ̀ gbà lọ́dọ̀ alágbára ṣùgbọ́n iru ìlú bá wọn ọba dẹ́dà lóhun wọ́n yóò kọ̀ rí kó lóòkọ wọn láti sama ìfòrò ọmọ bá wọn ìlú wo ìlú tó jẹ́ pé ọba ẹbẹ̀ kèé jiná lẹ́nu olòsì lẹ́nu aláìní àfìgbàtọ̀ tó kan ni ó tó kan gbogbo ìlú báyìí ìlú tó jẹ́ pé tí èèyàn bá jàre lórí pé wọ́n gbé ìyẹ́dìẹ rẹ̀ lọ ìyẹ́dìẹ ìyá tí ń bá ayé tí ń bá pàmà ìyẹ́dìẹ wọ́n wá jí ọwá lọ ilé ẹjọ́ wọ́n wá ń sọ fún bẹ̀ wípé jàre pẹ̀lú torí ipò jàre máa wá lọ lé kọ́ọ̀tù sì ní kí wọ́n fún ọ ní ẹ̀yìn ẹyọkàn torí ìyẹ ẹdíẹ lórí ẹ̀rẹ́sù lè e lọ ẹni tọ̀bá ẹjẹ́ tí ó bá ẹgbọ́ wípé ọ̀lẹ́ ń bẹ̀ ẹ̀tọ́ rẹ̀ bọ́ kìí sọ́tọ̀ tí ma ọba ni ó lára wọn Tèmíyà ń kí ọ̀rọ̀ wọ́n ni hmm, èèmọ́ bẹ́m̀bẹ̀ ọ̀rọ̀ yóò wọ́n ni ọ̀rọ̀ orí ọ̀bẹ̀ wọ́n ni inna Allah yuqimu ad-dawlata al-'adila ọlọ́run wọ́n máa gbé ìlú tí bá ń ṣe dédé yóò ah, ni o abádébẹ̀ wọn máa kírun àbádẹ́bẹ̀ fúnra wọn ní ẹjọ́ kò lórí pé báwọ̀sí wọn ṣùgbọ́n in tí ẹ fi sí òfin láàrin ara wọn déédé ni àfi tí wọn bá mẹ́lòkú bẹ́ẹ̀ sì ni àwọn èbò tí ẹ ṣẹ́ ti wà táwọn èèyàn rọ́lọ́bẹ̀ rọ́lọ́sọ́n lẹ́yìn tí ó UK gbogbo ọbáwọn kò sí bláàkì tó parọ́ tó wọn wọ́n parọ́ ju májẹ̀mú ti ẹni wípé a ní pè rọ káfíìrì ọba titu ìwọ ni ọmọ bá yíso bó sì manage life ẹ̀ ṣe káfíìrì ọmọ tù èso rọ àmàkù ọmọlẹ̀ ìdá orí lámàkù rẹ̀ rí bí ẹn bá gbẹ́nìkan lọ kọ́ọ̀tù aná wọ́n wà tí ní constitution kan wà tó sọ pé tó jẹ́ pé ó ṣe out of frustration ẹwà jókòó lórí point kan mẹ́mẹ́ ìlú náà lọ fa tó ṣe kèése yẹn burúkú ìlú sún kò gírí ní fún di èyí ẹgbẹ́ kìí ẹ̀kọ́ lórí ẹ̀ aná wọ́n máa sí rẹ̀ ṣùgbẹ́jẹ́ máa ẹjá

nítorí wípé tọ́lọ́nkọ́ ni yóò yí dínú tọ́lọ́nkọ́ subhanahu wa ta'ala ìlú wá ní bí sí rí ẹ̀sìn wá ní dáadáa àti aburú méjèèjì islamu study wọn pọ̀ afẹ́ sọ ẹnu kútùbà ìjọ gbogbo olóríta bá ti ní tó bá jẹ́ mùsùlùmí tó jọ ń déédé ọ̀dá jẹ̀mọ́ sẹ́ẹ̀gbà wípé kò sí bí ó sì dáa tó náà àwọn kan ó tún ní ọ̀dá èèyàn ọlọ́run ti parí ètò lórí ẹ̀ àìgbà tí àwọn èèyàn dájọ́ nù lé ara wọn ìyàwó mọ́kọ rẹ̀ ọkọ mọ́ ìyàwó rẹ̀ bàbá mọ́má ọmọ ma ọmọ rẹ̀ ọkọ̀ yóò fúrí se yóò fọ́rún se gbogbo ọwọ́ òkè à torí náà mú sí wàlá kúbàsáso tí sì ń se wàlá tí ń láàgùn tó bá sì ti mú àgùn nà tọ́bá yóò kò fún yàwó yóò kò fọ́mọ yóò kò fún kankan tó bá lọ́bí sẹ́njọ kan lọ́bá dé ìyàwó àtọmọ márùn-ún wọ́n wà ní olé ní ìyàwó wà kí mi àmàná wà kí mi àti ẹ̀rọ àtọmọ ní sáàwádà ní ìsìngbọ́n pálọ̀ ó sì lo dídí wákàtí kan àtààbọ̀ mbẹ́ ẹnẹ́kọ̀ òbóde sí lọba dorí kúrò pé síbá ah, yìí ṣe wá máa rí rẹ̀ síbá wílé ìbá wá ń ṣe báyìí bó lọ́jú alẹ́rìí mi ó ṣe rí mo kàn máa ń yìnjọ mo fi ń gà ní ọmọ náà mọ̀ sọ pé bàbá wọn wọ́n dájú wọ́n ṣe ká gbogbo ẹn tí ó máa ti pè lẹ́ni ọlọ́un tí ó wà lọ́lẹ̀bú lọ́dọ̀ àwọn èèyàn kìí ṣe èèyàn gidi èèyàn gidi kọ́ nǹkan mí ó ti wà ń bẹ̀ láwọn àfáà sọ wípé idha kanat tọ́bẹ̀ jẹ́ pé àjọsí ìwọ àti gbogbo èèyàn ìlọ́dà pin tọ́ ní 100 lọ́dọ̀ ọ̀tún ó tún 100 lọ́dọ̀ òsì fa'alam annaka munafiqun min ad-darajati al-ula tí a ń bá mú first class ya munafiki ìwọ wọn ọ̀kọ́ mú tí a bá ń sọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run mọ́sálásí pé ay ah ìmọ́ ọgọ́rí mímbàrí sáájú wọ́n rí ay abáwọn mẹ́ni ọkùnrin ay àwọn eléyàn tánú ọlọ́run ó tó dìjọ́ kejì wọ́n sọ̀rọ̀ lè gbó ọ̀gá ní ẹ̀ o láti àti ìjọ́kọ́ mi kọ̀ṣẹ́ máa pẹ̀lẹ̀ méjì tàn níjọ́kọ́ ẹ̀kan bàbá parí mẹ́ta gbóyẹ́ bá wọ́n tó máa wọ́n gẹ́kọ̀ sí ní síyán ìwọ̀n náà tó ní àtún wí nẹ́tún sọ́rọ̀ pẹ̀lú ẹ̀dù bàbá ìjẹ̀mù sí ẹmọ tàì ṣe ẹgbọ́ pẹ́ nìkan jẹ mílíọ̀nù àwọn tó jẹ mílíọ̀nù wá ah ogbọ́ àwọn ẹmú kan bẹ tí wọ́n ọ̀bá tí wọ́n bá là kò sí mú bá wọn ṣùgbọ́n èmi mẹ́ tí ẹ tó máa mú wọ́n mú wọ́n mú kẹ́gì méjì ẹwà wé mọ́lọ́run èdìdè tọ́ ìwọ̀n lẹ́nà tó jẹ́ wọ́n tún sọ̀rọ̀ ti ń sádà wọ́n ò lè rí gáràjì gbà àwọn tó ẹwọ́n sọ fún ọ̀sọ́ fún àwà ní ọ ìntà àfi mà wípé kò lé sí ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ fánàbí gan sọ́rọ̀sọ́lá kamulọ ọ̀kan náà wà nábi ọlọ́n nù asar nínú àwọ́ rasẹ̀ sọba dẹ́dà nù sànú mo fẹ́ gbà mẹ́kẹ́rẹ̀ ọlọ́n ni kílọ̀ fẹ́ fọwọ́ halọ ilé kílọ̀ fẹ́ ó ní mo fẹ́ kó fún mi ní lìsánù sídìkì lọ́dún ọ̀tá jọ ń sayé ìfẹ̀kẹ́ nìkan kọ́ sọ̀rọ̀ mi láìdá tí lónìí annabi mi mú nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ṣùgbọ́n wà hádá shay'un lam ajyalu li nafsi in tó ń bí mi tó ní ṣe fọ́ yìí èmi kò ṣe fọ́ra mi mo ní bímọ wọ́n ni mo bímọ mo ní lórogó wọ́n ni mo lórogó mo ní mi mọ̀ dáadáa ayé wọ́n ni kẹ́kọ́ ìkan sọ́njọ́ ni ó ní àìmẹ́kíwà àwọn èèyàn ní dáwọn láàmù ẹ máa gbọ́ kí ó tó mọ́ ó ní ọlọ́ni wọ́la kọ́dùbà àti náà fi kulli Ko rasula kò sí ìjọ tó wọ̀n ránà bí sí ẹwà dákùn lágbọ́wọ́lá wa wọ́n lè wa sáàwà bá a lọ lórí tó jẹ́ wípé ó ń kàlùkù wa ọkọ̀ tó báyìí láràárọ̀ ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ọ̀nà kọ̀nà weekly 1 million naira ló ń kàlùkù ọmọ bá lákàntì ẹ̀ wọ́n sì máa gbé trailer aṣọ red maid àti ìdíwẹ̀ tí hàn yọ́ ma wá sí street by street oríṣìíríṣìí aṣọ 1 million ìran aṣọ 1 million èyàn sáré jẹ́ òwú o ti ní táìmù tí wọ́n wà láàrọ̀ wọ́n lọ orísìí ìrúnjẹ 1 million náà yóò kọjá nǹkan mú èso yóò kọjá gbogbo ẹwà ń ṣe yà ẹbá nídi ọkọ̀ o ti ní ìran àwọn ọkọ̀ tí wọ́n gbé kọjá ìjọba wùwọ̀ ní ni ó ń dá o ẹ̀rí bí wọ́n ti wa torí kámọ̀bà wo bí wà lókè mo ní wà lókè bọ́ wọ́n ní sọ jínú ẹ̀lọ náà ni àwọn èèyàn orí wí ma urida biha wajhullah annabi pín nǹkan tán ẹnìkan sì nǹkan nìyẹn sọ pé ń o ó sì máa pèrè àwọn lánàbí ọlọ́run ṣe rí pẹ́ annabi abífẹ́ o iná mi bíbí àádà sọ ọ̀rọ̀kù tó wọ́yí nígbàdí rẹ̀ àwọn àtọ̀kan bẹ̀m̀bẹ̀ tí ó dọmọ irú òrin tàn náà yànú tó bá dígbẹ̀ ìgbà wọ́n wá káàkiri gbogbo lẹ́ni àwá ọlọ́n dáwọn èèyàn ìdàlẹ́dà kan tí èèyàn bá fẹ́ tú ẹ̀ẹ́sẹ̀ dáhùn èlò ní jù gbígbàlọ̀ wà nàbí ẹ̀dáhùn ẹ̀bá ń sọ̀rọ̀ mú sí fẹ́yàwó sẹ́yìn lẹ̀bá mi ń sanwó ọbẹ̀ wà láàrín fún mẹ́wàá mú o lẹ́ntísàn tí yọ wà láàrọ̀ ẹbọ́ wà nípa ṣe ohun ní dádì rẹ̀ pé ẹ̀yìn náà lè kọlù àgbẹ̀lọ́pà kí ni sí ó sí èsì ìrìnlẹ̀ náà àgbẹ̀lọ́pà tí ó sọ bá lánàá dájú ọ̀ṣíra sẹ́yìn ní sà sẹ́yìn lẹ́gbẹ́ ìdìkọ̀ọ́sọ̀ ẹmà mọ́ ń gbé ń bà mí ẹwà má já yí o ti já o ọ̀nà ìfàṣọ́sọ́ àwọn ẹ̀dá kan bọ́lọ̀n sí dáàmù ọlọ́njọ́ má fi omi ibú po ìpẹ́ wa hmm àdísì wà lórí ẹ̀wọ̀ àdísì mọ́mù tírmìrì àwọ̀mọ̀ àti rí olórí dáadáa ọwá àárà tó jáde sí gbogbo tó bá jáde sí olórí tó tó ń dédé táwọn èèyàn fi ń jẹ́rìí nù pé ah, ah, ah, aláṣejù àwọn agbẹ̀yìn bẹbọjẹ́ adàlàáfíà lùláàmù tàbá wá ní olórí tó jẹ́ mùsùlùmí ṣùgbọ́n manáfíkì ni manáfíkì ni isi ń kírùn ṣùgbọ́n ní fàákù ní sí ọkó inú ẹsẹ̀ lọ kí ló lè dàgbà ọ aláwò kí wọ́n máa kú ọtí wọlé only because owó tí bá ń bẹ̀m̀bẹ̀ ìlú náà láàmà fi tọ́sí kí ló lè dàgbà ọ aláwò sìgá kan ma ṣe rú wà bísá sí fọ́jú ẹ̀kọ́ ni a ma ṣe ìkèlọ̀ fún ni a gbọ́dọ̀ jáde sí pẹ̀lú ogun tàbí sọ ẹ̀yìn a rí kúfù náà ọ̀rọ̀ rẹ̀ kò sí parún sí àwọn ni olórí tí ẹ̀sì sáàmù ìfèrí ni alẹ́ ìlọ́dọ̀ náà kò kínú máa kò sí bákọ́ta báwọn kò sí ẹ̀kìrí gan ìwá ń fi àjíyá ń pẹ̀lú májẹ̀mú katókù gbogbo ìtaṣọ ń pèsà rẹ̀ ọwá kú májẹ̀mú májẹ̀mú katọ́wá kú ibẹ̀ wá ní kútùbà ó ti pé àṣì àkan wípé alìkútùrọ̀tú ìjọba yẹ lọ́wọ́ rẹ̀ tí ó sì ní ìjẹ́pẹ̀ tí ó bí ní àbúrú yọ pọ̀jù tí ó bí ní ọlàáfíà lọ àwambọ̀ jẹ́mìn àdísì Hudhayfa ibn Yamani radiyallahu ta'ala anhuma wa هذا الحديث أخذ أمام أحمد في المسلم وأمام الترمذي في السنن وابن ماجه في السنن ó ń se ọlọ́n ní hadithi ilá bukata kájọ dàrọ́sà rẹ̀ láyánbà gílì mọ́mìn ayyudilla nafsahu annabi ní ọ̀tọ̀ rárá fún mọ́mìnì kọlọ máa yẹpẹrẹ ara rẹ̀ قالوا كيف يذل نفسه àwọn sọ̀hábà kò yíyán wọ́n náà nàbí gbọ́ mùsùlùmí ó sì yẹ pé ara rẹ̀ ó ah, ń ṣe ọlọ́ni ni yàtàṣọ́dà lílìbàláì mala yutik kí mùsùlùmí ọlọ́ máa fèsì wàhálà tágbára rí ò ká tó sì mà láti wàhálà tó àṣẹ wàhálà tàbárò lẹ́ká tó sì mẹ́ láti ilẹ̀ yìí ọ̀ràn ni kí mùsùlùmí ọlọ́ fèsì wàhálà rẹ̀ ẹni mùsùlùmí àti france pàwálàṣẹ wípé ma pàṣẹ dáadáa a ma kọ àìdá fẹ́ntọ́pá ma dandan ni dandan ó ma wá kò dandan táwọn kẹ́kẹ́ bá ti wọnú ẹ̀ kọ́ọ̀fù bá dé ìbẹ̀rù ìbẹ̀rù kí ni gbogbo ń tọ́ dá lórí wípé tí ń bá kọ àìdá in tí ni wípé wọn ò ní ṣe nìkankan kù ní fámílì mi èyàn wà dáadé èyàn ma fọkànkọ́ láyé mọ́gìnì mọ́mìn ayyùdínlá náfsà kọ bá mú kí mùsùlùmí ọlọ́rẹ̀ yíyẹ pẹ́ rárá rẹ̀ ọkà bọ́ta náà onírẹ̀ ẹwọ̀n tí lùdá máa lọ́pàá òǹgbé látorí lágbájá olóbúrúkú ni tó ẹgbẹ́ ẹgbẹ́ kìrì gàgà tí èdè sẹ́fẹ́ èdè bá tí ìdáwò wáṣàkùrà ọ̀rọ̀ ìsápọ̀ tọ̀rọ̀ ìpọ̀ tó sàṣọ̀ gbónjọ́ sọ̀dá ni sì mọ̀ pé ẹni náà àwọn èèyàn kan bẹ̀lẹ̀ yìnrẹ̀ ṣùgbọ́n àwọn aláìrìn nìbọ̀ tí wọ́n pọ̀ wọ́n lè wá

ara sẹ́tẹ́ sínú òdìjúà lágodi agodi náà ni àwá lọ́bá dagókò orú black maria bá dé wọ́n sì fi nǹkan di ìmáàmù lójú náà bá ń gbé lọ nígbà àwọn ọjà alẹ̀ òdíwájú gómìnà ìmáàmù olú náà bẹ́m̀bẹ̀ àtàwọn àgbàgbà afá bá ní Ah, àkàkọ́ ọkọ̀ ọgbẹ́mù ẹlọ́wọ́ kí lọ mọ́ sọ ń pa mọ́lúdì àà ọ̀rọ̀ ọmọ tí wọ́n kí lọ sọ nípa ọ̀rọ̀ subsidy? no. 10 stars kí lọ sọ nípa ọ̀rọ̀ democracy ọ̀rọ̀ bùtáǹdì orí àga olú láti jókò àwọn àjókò lórí àga ẹ̀jẹ̀ àrí ọ̀nàánú mani no nǹkan kan la wà nídìí lọ́dọ̀ rẹ̀ tó bá ṣe bí wọ̀ lọ karúkíyà sí pé tí wọ́n bá tó àwọn èèyàn wà kún méjì náà pé ẹwà ò ìsáàsù lè ṣe kìíní plan work àwọn ìkìí sí plan work àwọn náà ti ń tàn wà ti pẹ́tipẹ́ ń kọ́rọ̀ ìgbàtọ́lọ́n fi á mọ̀ lábàáyé o à ìsáàsù burú lórí òdòdó lẹ́yẹ́ wọ́n ò ní yẹ́sì lẹ́ẹ̀ márùn-ún ọ wọ́n ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ sì ni ẹwú bí tó ti gbé ẹni tágbàrà rí ọ̀ká ọwá sọ pé ọ́fọ́ lọ́n sọ pàgbàrà rẹ̀ ká ẹbọ́lọ́n lọ́ sọ pàgbàrà rí ọ̀ká

dákan sọ ẹn tí ń bẹ ń lú ìtọ́kàn rẹ̀ balẹ̀ tẹ́ gbogbo wa gbogbo wa láàrù ìrù pọ́kàn ọ̀balẹ̀ náà ni olówó náà olówó rú tí à lówó dáàyè kan nílùú ilé ayé ni ó chẹ́njì sí àwọn kan nílùú iná ẹni ọba ní 50 billion naira lákàntì kọ wá sọ gbangba kọkà gbá máìkì pé imam ṣẹ́rí gbogbo wáṣẹ́ ma ń sin pa pé ká má parọ́ yẹn ká má parọ́ mo láìkì wá sí mo sí ma ń sọ̀rọ̀ lọ́yìn 50 billion bẹ ní àkántì mi mo dẹ̀ tún di tó tó bí 4 million sára bí mo sí wà ìdìn láìtàára mo dẹ̀ fẹ́ jáwọn èèyàn mọ́ pé million naira sun lélé ní ní cash tí shop ní ìrọ̀lẹ́ 50 million mo lè pe na wo bi ago mẹ́wàá alẹ́ nígbàtí ọ̀bẹ̀ ibi bi ago méjìlá àbọ̀ mo tún retí owo kan 250 million naira cash wọ́n tún gbé bọ̀ ní ilé mi so ayé simple débi kéèyàn ma wá ma fọ̀rọ̀ pamọ́ fọ́mà yẹ́ ẹ̀nú ẹ̀sìn ah mo lọ báńkì ní sàn díyà lọ́dún kan bàbá kan wá withdraw owó bí i 2,000 two àbí one ọkọ̀ ń ṣe snow ní sálẹ̀ níta òkè ní owó wá gbé inú bí báàgì ńlá bí mẹ́rin báyìí bàbá wa ń gbé báyìí ọkọ̀ gbé kan wá ó sì bútù sẹ́yìn náà ni ó gbé ẹbẹ̀ ọkọ̀ ń ṣe snow ní sálẹ̀ ó tún lọ gbé ẹn tí ń lọ ń lọ ilé ah, ìrísíkì hmm, kò sínú ọpọlọ wọn èmi tí mọ̀ ń dàárò ní tó jọ wà fún ọpọlọ pé ìlú tí a ò rí báhùn mọ́ wá dúó àbí mọ̀ tí mọ̀ tí è gbé bí méjì ah, mo tún gbó lẹ́gbẹ̀ ọkọ̀ ọkọ̀ mọ́ ìṣẹ́ slow mo bá lọ tèmi pé é ìmọ̀lélé yóò ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ ibi gbogbo ń tèèyàn bá fẹ́ kọ̀ láburú tí ó dáwọ́ alálẹ̀ fún yàn mọ́dẹ̀wò lótìtọ́ òun lórí ọlọ́pàá mẹ́jọ nílé igbó ọba kìí bó wọ́pẹ̀ ní àkàn òun kàn wò pé fún ọ̀sẹ́lẹ̀ sáwọn ọ̀rẹ́ wọn pé ẹwọ sọ́jà sàrílò náà ń sún bí i ní àfisí o ní àkàn bí ó ṣe ń sẹ tọ́láwọn èèyàn bí pé kílẹ̀ bá débẹ̀ ọ̀nà fóònù sí ọ kámẹ́rà tẹ̀kọ́ máa mú fóònù bọ̀ para lẹ́yìn ọba tají bó sì lápá ọlọ́run sápadà yọ kìí sọ́rọ̀ kéèké <laughs> ó mílí omi okó ọlọ́run sápadà yọ mẹ́ kí lọ fẹ́ gbàndìlé jẹmọ́ sọ́lọ ń bímọ òbímọ kódà gbónú yìí ó bí ọba rẹ̀ dànú rẹ̀bí kọ́tọ́wọ́ sẹ́yẹ̀ ti bínú sáàmà lè yà ilẹ̀ lè fọ́kọ́ ìṣọ́nù sọ́tù Maryam bó ṣe bínú lọ rí dímọ̀ ọlọ́ ìjẹ́mù kí wọ́n náwó ìwé jẹ̀mọ́ láàyè tó jẹ́ pé tí wọ́n bá yín ọlé ìkaná èyí òkú ẹni bí n bá lè mú ọ gbogbo ayé ọmọ tí ń aṣọ yìí vẹ́ẹ̀lì lò sáso mọ́ mọ́ olójú máa ara hadithu re tí fún a wípé ṣùgbọ́n àwọn ẹ̀rí kan wá ń pa àwọn èèyàn kan wípé tí tọ́lútò ní ẹ̀ àtọ́ámù ní oúnjẹ àrí ṣàrọ́bù ní lo ó ní dì ṣùgbọ́n ìdí nǹkan fẹ́ sọ àwọn kẹsì mú mara wọ́n ọ̀pọ̀ àmì èèyàn mú mẹ́kú ẹlùmí ti ẹ̀kọ́ lè kó àwọn sọfàtù sọfàtù jìnúd àwọn nítorí tọ́lọ̀ sọ ní nígbà mútẹ́ gan ara àwọn fẹ́ wọ́n mọ́ wùlẹ̀ mú gan toró tó jí nǹkan mẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n torí ìtọ́lọ̀ wọn mú mara kílẹ̀fẹ́ sọ pàáyì àrísùnú bẹ̀yà ti gbáwà obìnrin tí ma bá fíráúnà àmà fíráúnà lògbìn tí ma bá wọn jẹun ma ṣètọ́tù bàrẹ́ fíráúnà ìdìrún lọ kó mọ̀wọ́ rẹ̀ jábọ́ ní bismillah ọmọ ni dáa bá bismi abi ẹ sọ pé bismi fìràun ó ní mi ò ní sọ bẹ́ẹ̀ sọ́ọ̀mọ̀ pé bàbá rí lọ́nà ọlọ́nà ẹ̀yí tẹ́ẹ̀sù aláàfin bí ní sí lọ́sọ́ ó ní lọ́sọ́ ọba lọ́sọ́ fún bàbá bẹ́ẹ̀ fílọ́nà náà lọ pọ́kọ́ obìnrin níjọ ọmọ wípé ti gba a kọ́ ọmọ rẹ̀ fẹ́rànà ni ń fi ọlẹ̀ tó ọba ti gbà pé ìmìlọ́lọ́run rẹ̀ olóhun lè gbà ọmọ ẹmọ́ fi àjẹ́ra rí obìnrin wó lé ayé tó ń gbé wò ya ẹlọ ọgbà padà wá gbàgbà pẹ̀lẹ̀dẹ́ ẹ̀dẹ̀ ọ̀rọ̀ sí ní a ṣe kó ìnábò náà ní gbó ti wọ́n yá ẹ̀mú ọmọ rẹ̀ àgbà yọ́n fàṣín yọ́n fàṣọ́n wọ́n yá jùnú náà ní a bá jùnú o nígbàtí ẹ̀sùsẹ̀ jù mélòó egun ẹ̀ ti fò òkè ah. so ó fi ma lọ́yọ kan sọ padà olóòwò padà wọ́n mú kejì wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n mú kẹta wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n mú kẹrin wọ́n sọ bẹ́ẹ̀ èyí karùn-ún wá mú yàn lọ wọ́n fa ọyàn tó kú lẹ́nu ẹ̀ ọfán dánù ẹ̀ṣọ́rẹ̀ akọ́kọ́ àwọn mímọ̀ wọ́n lọ mẹ́wàá sọ̀rọ̀ pé màmá mi mọ́ ń lọ sáájú rẹ̀ rí o lọ má padà o orí òdodo lọ wa o ma Ànábì sì ń sọ fún a wípé sí mùsùlùmí yẹpẹrẹ ara rẹ̀ irú àwọn tí ń yìí wa hadha an-nabiy àtẹ́wù bá dùkọ́ ní àwọn ìwà bá ní Mẹ́kà wọ́n ní ìrànsà sálàm ìyà ipọ́ àìyà ninu maka òòrùn wá pa fún bí ànàwà ah. yóò ma sọ́nà rẹ̀ pé sóò sílà láàfíàrí àwọn táwà wá láti Nàìjíríà tí a bá lọ sí arọ́mù lọ́sàn tọ́lọ kínú tó wá ń bọ̀ lé padà tọ́kàn ìrìn bí sí wẹ́mà tí èyàn bá wọlé padà àárín 30 minutes ìrìn tí ìrìnà gbogbo ó lójú èyàn tí òun ti mú èyàn wọ́n wà má wọn kan wọ́n fẹ̀yìn wọn lé gbígbóná ọ̀rùn gbọ́n bá bọ́sọ̀rọ̀ ọ̀rùn wọn wọ́n sì àwọ́ pàtẹ́ ẹ́sìrà míì tó ti gbóná burúkú wọ́n tó gbélé àláyà wọ́n se bíbì lálùnú kùlàmọ̀ṣẹ́dẹ̀ bí láàdá yọkúrò ahad ahad bí wọ́n bá tó ti fi kún yà rẹ̀ báyìí in tí sàwọn ni ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run ọ̀kan ṣoṣo lọ́lọ́run kí ẹ fẹ́ sọ gbélé yàn àwọn sọ̀ọ́bẹ̀ ìsí ni wọ́n mọ́sọ̀ sọ́lá fọ́ra wọn pèrè ànẹ́bí pani belon dípò ń tánà bí o fi tẹ́wọ́ máa bá belon oòrùn òbínú lànàbí fi dá wọn ló kí ló ṣe yí tẹ́ nkàjúná sẹ̀fún náà bígbà tí tí wọ́n sí àwọn mímọ̀ ní kọ̀dàrú hadithi náà ìgbẹ̀yìn ọlọ́run fi túmọ̀ rẹ̀ o yàtàṣọ́dà lílbàláyì máa láyù kéèyàn máa lọ rẹ̀ fèsì wàhálà tágbára rẹ̀ ò lè ká bìtìyàrí yìí látọ̀ka rẹ̀ wá kèése pọ́lọ mọ́dẹ̀wọ́ rẹ̀ wá àdáwòkádé ni ọ̀nà ni se ifọ̀ tọ́ta ṣòṣọ́bẹ́ kí ló ń sọ́bẹ́ ẹ̀fílẹ̀ se ifọ̀ tọ́ta mẹ́ à kò sínú constitution àbúrú bí kúnlẹ̀ rí nígbà sí tó rẹ̀ Tinubu for second term bẹ́ẹ̀ ọya mọ́gbọ́n tẹ́ǹsọ́ àdàkọ̀rọ̀ tánù ọ̀tẹ́ ilé ọ̀yà sọ pé ìṣẹ̀ṣe ìlójú ọ̀nà náà ní sọ ní wọ́n bí i ajẹ́ wọ́n náà wọ́n náà gbà mẹ́mọ́ ẹni tí wọ́n dà lápá ẹni tí wọ́n dà lẹ́sẹ̀ lẹ́nì gabadúbá ní arantaman sọ ní tí wà láàgí wọ́n bá tó dẹ̀gẹ̀ tí èsẹ̀ ìtẹ́ èyàn fà méjìlá kùn sí ẹn tó bá pè nínú ọkàn àwọn agbára àwọn gbé ọmọ balọ̀ kọ́dà kò jójú sí ọlọ́ọ̀dá ebi yóò sì máa gbààwẹ̀ ẹlùmí sì ń bẹ ó lè yẹn náfílà fi padà Allah bẹ lórí ìtẹ̀ tó bá jẹ́ wípé kèrè sí pọ́nà fọwọ́ rẹ̀ fàláǹsọ́lá pìn méjì o ara wọn ò gbé kílẹ̀ rí wa bẹ́bí tó ń ti bí yà ṣe jẹ Bìlálù tó yìí tó sì takú yìí méjèèjì náà lórí tóòtọ́ ṣùgbọ́n <laughs> nǹkan jù nǹkan tẹ́màlẹ̀ tí mo lè bló kí ní ọ̀dọ̀rọ̀ ní sọ́nàdíyà ní mamlaka ọlọ́ndẹ̀ kọ̀pẹ̀rẹ̀ kí sàkàn jáde kó sì tó kún sáòdí wọ́n sáàlè pé ká tó kẹ́kọ̀ọ́ ìsì ká ṣe mástásì ká ṣe dọ́kọ̀rẹ́tì ọ̀bọ̀ sí kọ́wàá sí ò bá jáde fún sáòdí pé kọ́ máa tó padà bọ́ kọ́wàá ṣe mástásì kọ́wàá jókòó masters dollar jẹmọ́ tí ó bá tí kò rúrú àwọn nǹkan èyí ó wò pé nọ́májọ́ gbogbo situation tí ó máa sọ fún ìyàn wípé ọba lọ́rọ̀ ń sẹ́ yìí kò sì sọgbọ́n kò síbi tó gbà odù ọba náà lọ gbà kọjá o ó dèdè odù ọba odù ọba ti kú isi ọba ò ṣe é kọ̀ odù ọba ò ṣe rọ́lù èwo ni kọ́ ò ṣe rẹ̀ mọ̀mọ́ rẹ̀ wá pè lágbókò Sùlẹ̀mánù ní ọgbọ́ ẹkún bá jẹ́ kó lọ́dọ́mẹ́ ẹ̀tọ́ tọ́kọ́ tètè lọ ṣe ẹ̀mọ̀kọ́ máa rẹ̀ gan tẹ́ bá fẹ́fẹ́ ọ̀ràn ni ó ní treatment táwọn àfà mọ́ fún yàn tẹ́ bá fẹ́fẹ́ rú ọmọ because nígbà tí ọkọ gan bẹ̀m̀bẹ̀ gan ìyàwó ń ṣèṣe kò ló ń lọmọ nígbà tọ́dọ́bẹ̀ ká tó wá sóyìn tọ́jẹ́ wípé yọ́ ma wá sọ wọn pé nígbàtí ọkùnrin wáwò ọwà rí pé 35 years rí tí dẹ́dẹ̀ àwọn ti kú síríṣírí báyìí ló ń gán mọ́wàá màmá yìí náà ni bá lè máa ṣarọ̀ ṣarọ̀yìn aburú méjèèjì ṣùgbọ́n èwo ló gbé kejì ẹ̀ yọ o ní ọlọ́pọlọ ìlú ọ̀fararọ fine àmánìjì ọ̀lọ́bá tí táìmù tẹ́ náà tó tọ́ wọ́n tó tẹ́lẹ̀ kejì tí tẹ́lẹ̀ òbínà tó bọ́bẹ̀ kìrìkà kọ́kọ́ bá tẹ́ tí ń bá bọ̀ láti gbà tí è tí ìsàn ti bẹ̀m̀bẹ̀ ní ìsìn ìlọ́ bàjẹ́ òjò kọ́ bàjẹ́ o ẹnìkan kọ́ bàjẹ́ o ẹnìkan kí ó tó sí o afojúwò yìí lọ ìyẹn ti pọ́jú ẹwọ kí ní ẹ láti látàyẹ gbẹ́gbẹ́ tán fi gírí tù dáná ṣejú wà Abacha wọ́n wọ́ àwọn igi kan sí ọ́fà smith tó pẹ́ bàjẹ́ fẹ́ fi kọ́lé ìgbà àwọn àlejò ìlà lọ gbé ìgbà ọlọ́run fi Bàbá ní ká bóòdè rẹ̀, ah, ibò tàbá fẹ́ bóòdè ń kọ́ bá ní, ah, kí ni pọ́blẹ́mù? Ṣókò tán lúrí, ah, ipé pẹ̀lú masíngọ̀ ẹ̀hẹ́ omi gbóná ahán ó mọ̀ tí ṣe masíngọ̀ olómi gbóná náà ẹ̀hẹ́ ní kàn problem mẹ́sí fọ́lógúnnú nínú 10,000 2,500 àkọ́kọ́ wọ́n kọ́kọ́ bóla tóòrò gbogbo gbígbólógbó ẹwọ sí ẹni ẹni ọmọ ọmọ ọmọ ọmọ kápẹ́tẹ̀sì ni ẹ̀sán tọ́tọ́ sí àrí ọ̀kanú ọmọ ìyá ọlọ́mù ọdọ́ ọwá tó bí oṣù mẹ́fà sí mẹ́jọ tó kú àbúrò tí àbílé wá rí ogun wà bó tí ń lagún bígbà tí èyàn sẹ́sẹ̀ fi agbótán ah, ní bọ́dà mi bí mo ṣe rí òfin lọ́kàn balẹ̀ kí ló fò ogun yìí aláàrùn ni a máa ṣe sọ́rakọ̀ kúrò máa ṣe oníṣùgbọ́n

ẹ̀tún mú agolo tẹ́ fi ń tẹ́pà ẹ̀tún kẹ́pẹ̀ ẹ̀tún kẹ́pẹ̀ bá sísàlẹ̀ rẹ̀ òun kàrùkú òsì máa gbogbo àwọn ọmọ mọ́ ń sáà náà àwọn ah, sáàsùdá ah, kìnnìkan sí kìnnìkan kó bà sáàsùn òzìkì gbogbo tọ́lọ ń bẹ ẹ̀kọ́ ìjọba ìkàmọ́ wípé wá wí tẹnu ẹ ọlọ́n fẹ́ sí àjẹni kò ní ráwù jàre sẹ́mà pẹ́ta àwọn olóṣùn lásán kí wọ́n bọ́ sí ìṣẹ́sí oúnkálukú ìṣẹ́sí oúnkálukú ìṣẹ́sí oúnkálukú níbi nǹkan mí jẹ̀mọ́ra lápẹẹrẹ oúnkálukú náà lọ ọmọ lọ tọ́ múyàn lọ́ta tọ́ ma fúnyàn ẹni tí ń bẹ ní fíìdì rẹ̀ náà ni tí ń bà tó tàní ìsìn àfáà ni ó jẹ́ kí lọ fẹ́ pè ní àtàrà agbájí tàbí máa sọ̀tà ẹmọ wo pọ́blẹ́mù tí ń bá ń bínú àfẹ́ ẹgbẹ́ mi ṣe bí sí ọlọ́n ní ìsìn tó nà bá bínú tèmi náà sẹ́yìn ríyàn nítorí pé àwàlájọ wà ní ojú kanáà bí ẹ̀yẹ̀ kan bà bínú mú ara agbájí máa bínú àfá tọ́bẹ̀ mú àfáàmà bínú ara gbági àwọn èèyàn rẹ̀ ni àwọ́ àgbàjẹ́ ń bẹ̀. ìsáàzù ìsáàzù àti fi àjẹ́ ń pọ̀ náà gbági o library ten kọlọ́ì àdákùnrin mẹ́jọ fún tí a bá gbóòlẹ̀ lónìí ẹ parí ẹ̀ lọ́tọ̀lá àsáàni ṣe dẹ́kẹ̀ni àwọn mẹ́lẹ̀ká náà lè wá rìn lọ ánù àkọ́kọ́ fáwọn àjẹ́ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ bá sì gbọ́ aragbágigan ṣe ìfọ́nà wá bá tẹ́ẹ̀ bá sì gbọ́ tí àfáà kan bára gbágigẹ́ in tí wá sọ fún tẹ́ẹ̀ agbágigẹ́ náà bá sì ń bá àfáà kan jẹ́ wọ́n ò jọ sí fíìlì gangan ṣe pé mọ́ jọun kéwú ló kún bíi mọ́dẹ̀ ń pọ̀ ní ojúmọ́ fún ojú tó dì mo fi ń wo tí à ní alìkọ̀wò lẹ́tọ́ ń lọ lè jà ti dálẹ̀ fún yín omi ìbẹ́ mú bẹ́ lẹ́fẹ́ mọ́tá ẹ̀ẹ́tẹ̀ pọ̀ ní mo ń típù mọ́ ní nígbà tí bàbá ń dayanrin lẹ́ èmi ọ̀nà rẹ̀ láàmà kẹrẹgẹgẹgẹgẹ yóò ma wá dáàkọ àwọn tó jẹ́ wípé ó náà mọ̀ wípé òun bẹ́lọ́n kó wọ́n dàbí wọn bàbá wọn Alhaji Lukman former chairman ní ó dùn mìíràn ṣùgbọ́n bà títí wá àwọn bí i àà ah, gbogbo ẹn tí wọ́n bá ń lè lọ tí bá ń wẹ́yìn ojú yẹ padà ọmọ tó lè fojú bá o one ẹlẹ́ẹ̀kejì ọ̀ràn tó kún dá pẹ̀lú pọ́lọ̀ rẹ̀ kọlọmọ ẹlẹ́yìn

àà ah, ah, mẹ́lẹ́bẹ́ tẹ́ẹ̀bẹ̀ ìrìn wàláhì mo lè fọ́lọ́mù ràpẹ́ tí yọ́rọ̀ láti bí wọnú gbági tó ní tí ń bá ó sá pẹlẹbẹ 20 ẹ̀pà mi ẹni yóò rí sà ní kọ́lọ̀kọ́lọ̀ sí pẹlẹbẹ náà ìyàwó ní àjíyá ó ń kálukú náà sí kún tí mẹ́lọ́dọ̀ rẹ̀ ní 10 naira mọ̀tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ kó di 15 naira tó ẹ̀ẹ́tọ́ pẹ́bí náà gbọ́n túnbọ̀ lọ́wọ́ mọ́ padàrà inflation ló ṣẹlẹ̀ ṣùgbọ́n ìmìnà mo gbé fáyìn kí n sì fowó lé kí o fi rọrùn padà ilé ìkò ní kẹ̀kẹ̀ tí kò ní jọ gbé kalẹ̀ àgbogbo òsìsẹ̀nkọ́ sáà náà fi kún tí ń gbà lébà o àwọn olùgbà ibà ìbá o pàṣásọ jẹ̀máà ẹjẹ́ afúra wá ń sòrò kó ń omi ìsinwọ́bẹ̀ ààbú ṣe ah, ah, ah, bómi kan a ní Tinubu ní Tinubu ní ilé ìmì ń sọ̀rọ̀ lọ ọya Balkis ìwọ gbọ́bẹ̀ lọ Suleiman ìwọ gbẹ́bà lọ ìyá wọn ìwọ gbómi lọ tó tí má ti mó kélè tí mo mú lọ bí mọ́ra bí ẹ ma pé sọ́lọ ìmì ọmọ dánilò ń kọlọ in tó kù ní ìsinú yóò kẹ̀kù dánù tàbí kó gbogbo ó yà bí ó ṣe ra mọ́ lò ó

sì gbàtúbà wa jẹ́ a lè mọ̀ pé wọ́n làǹṣẹ́ tó fi rí báyìí wà gbàtúbà wa bí haqqila hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi انفرد بتدبير الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأمجده وأكبره وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام وقد حذر صلى الله عليه وسلم الخروج على الحكام وعلق مناط هذا الخروج على أمرين الأول كفر بواح لنا من الله فيه برهان وكذلك المنازعة بالاستطاعة الاستطاعة بالمنازعة والقدرة على إزالة هذا الحكم بما لا يترتب عليه أكبر مما ندره من المفاسد أمة الإسلام هذا النبي أكرم الله سبحانه وتعالى به أمته كما أكرمه الله بهذا الدين وهو القائل من حديث معاوية ابن أبي سفيان رضي الله تعالى أن أرضاهما لا تقدس أمة لا يقضى فيها بالحق ولا يأخذ الضعيف حقه من القوي غير متعتع أمتنا فأيما أمر كما رأيناه ولكن حذرنا صاحب النبوة واستحثنا على الصبر وتحمل مع الدعاء والمناصحة بالتي هي أحسن لقوله وأن تناسحوا من ولاه الله وأمركم كما جاء هذا في المدن مالك رحمه الله رحمة واسعة إن الله يحب لكم ثلاثا ويسفق لكم ثلاثا عبركم أن تعبدوه ولا تشركوا به شيئا وأن تعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وأن تناسحوا من ولاه الله أمركم ويسرق لكم ثلاثة قيل وقال وكثرة السؤال وإضاءة المال بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله إياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباده الذين اصطفى أمتنا اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام حقا جاء من حديث وذيفة بن يمناني رضي الله تعالى عن أرضاه والحديث مخرج في المسلم محمد وفي سنن المتمري بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال لا ينبغي للمؤمن فهو علل لذلك لما جاء من قصة مشفة طبي الرحمة كيف لا وقد حذرنا من إبلال أنفسنا فالمؤمن نفسه ثمينة وهو كذلك جسمه ثمين وهو كذلك من أنفس المخلوقات نعم الإنسان هو من أنفس المخلوقات والمؤمن من بينهم بل هو أنفس حقا لذلك حذرنا صيب هو ومن خرج على هذا فهو بضي من البغاة وكذلك إذا كان حاكمنا ظالما فاسقا لكنه ليس بكافر ولم يترك الصلاة لا يجوز لنا لخروج عليه بل لا بد من المناصحة وكذلك إذا كان أميرنا كافرا ملحدا فاسقا لا يصلي نعم نخرج عليه بشرط آخر الشرط الأول كفره وتركه للصلاة والشرط الثاني القدرة على منازعة وإزالة حكمه بما لا يترتب عليه مفسد أكبر وأكثر هذا الدين دين الوسطية هذا الدين لا غلو فيه ولا جفاء في الدنيا والآخرة وأن يحمي دولتنا لنا مؤيدا ونصيرا لا تحرمنا ربنا خير ما عندك بشر ما عندنا وتب علينا يا أرحم الراحمين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله ولم أن ربكم سبحانه وتعالى أمركم بأمر برأتي بنفسي وثنى بملكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائف مخلص سيئة ثابتة من نسي صلاة علي خطي طريق لجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خالد الرحمن اللهم ربنا صلي وسلم